Unit 9, Dialogue 2. Mr. Mackinder is still very much interested in knowing more about his son's friend Kimberly. Now he wants to know about where she lived in the US. Ó sọ pé bàbá rẹ̀ ń gbé ní Long Island nísinsìnyí. Ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ Ṣé Long Island ni ẹ gbé nígbà tí ẹ jẹ́ ọmọdé? Ó tì, a gbé ní Long Island nígbà tí a jẹ́ ọmọdé. A gbé ní Brooklyn. Jọ̀wọ́ sọ fún mi nípa Brooklyn. n kò dé Brooklyn rí báwo ni Brooklyn ṣe rí. Brooklyn jẹ́ ìlú títóbi. Mo rò pé Brooklyn ní ènìyàn bíi mílíọ̀nù mẹ́ta. Oríṣiríṣi ènìyàn ni ó ń gbé ní Brooklyn. Irú àwọn ènìyàn wo? Àwọn ènìyàn dúdú, funfun, àwọn ará erékùṣù, Kàríbíànì, àwọn ọmọ ilẹ̀ Áfíríkà lóríṣiríṣi, àti olówó àti akúṣẹ̀ẹ́ kò sí irú ènìyàn tí ò ń wá tí kò sí ní Brooklyn. ṣé Brooklyn ní oríṣiríṣi ilé ẹ̀kọ́? bẹ́ẹ̀ ni Brooklyn ní ilé ẹ̀kọ́ jẹ́lósinmi oríṣiríṣi ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá àti ilé ẹ̀kọ́ gíga jùlọ tí à ń pè ní yunifásítì. ilé oúnjẹ ńkọ́? kò sí ilé oúnjẹ tí o fẹ́ tí kò sí ní Brooklyn ìbáà ṣe ilé oúnjẹ àwọn ṣáíníìsì íńdíà japaníìsì áfíríkà kòríà ìtáálíànì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé oúnjẹ púpọ̀ wà ní Brooklyn. kí ni àwọn ènìyàn Brooklyn máa ń ṣe fún ìdárayá? wọ́n lè lọ sí ilé sinimá oríṣiríṣi ilé ẹranko ilé iṣẹ́ ọnà oríṣiríṣi ilé ijó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú ilé wo ni ó wà ní Brooklyn? Ilé oríṣiríṣi wà ní Brooklyn. Ẹ lè rí ilé kékeré, ilé ńlá, ilé olókè kan tàbí méjì tàbí ogún tàbí jù bẹ́ẹ̀ lọ, ṣọ́ọ̀ṣì, mọ́ṣáláṣí, gbọ̀ngán àwọn Júù àti ilé ìjọsìn oríṣiríṣi ni ó wà ní Brooklyn. Ẹ gbọ́dọ̀ lọ sí Brooklyn láti lọ rí gbogbo àwọn nǹkan yìí bí Brooklyn ṣe dára tó bẹ́ẹ̀ náà ló jẹ́ ìlú tí ó léwu púpọ̀ ẹ gbọ́dọ̀ ṣọ́ra gan-an ní Brooklyn. Bí Èkó ní Brooklyn